alghuluw fi salihin kí a máa ṣe àṣejù nípa àwọn ẹni rẹ̀ ìmọ̀ kó ṣe pé àwọn ẹni rẹ̀ hakikatan kó ṣe pé bóyá àwọn ẹni yìí ẹni rẹ̀ ni wọ́n lóòótọ́ gẹ́gẹ́ bí àwọn àwọn qawmu ti ìjọ Nuh àmọ́ hadha bi za'mikum ilẹ̀ ń kílè ń pé ẹni ni wọ́n bí àwọn Ahmad Tijani bí àwọn Niyas so ilẹ̀ ń kílè ń pé àwọn ẹni yìí ẹni ni wọ́n even though fil haqiqa laysu salihin wọ́n yìí ṣẹni rẹ̀ pẹ̀lú nǹkan táa mọ̀ pẹ̀lú nǹkan táa ìyẹn burúkú ni wọ́n àwọn niyas àwọn ahmad tijani so despite the fact pé àwọn ẹni yìí ìyẹn burúkú ni wọ́n tó tún wá jẹ́ èyàn rédèrèdè àwọn èyàn sì ń ṣe gùlúgù fihì wọ́n sì ń ṣe gùlú wọ́n sì ń ṣe àṣejù nípa àwọn ẹni yìí kí ni ìdá fi sọ pé àwọn ẹni yìí wọ́n ń ṣe gidi bóòlá ṣe mọ̀ pé àwọn bí niyas àwọn bí Ahmad Tijani bó láṣe mọ̀ pé wọ̀nyí ṣe yàn gidi wọ́n ní pé nínú nǹkan tán ṣe ẹjọ́ pẹ̀lú Ahmad Tijani nínú nǹkan tó ṣe ó ṣe àwọn burú tó pọ̀ àmọ́ torí táìmù wà ákà mẹ́ṣẹ̀nà ẹ̀kan náà nínú àwọn burú tí Ahmad Tijani ṣe olórí Tijaniya ẹ̀pẹ́kùn ló dá Tijaniya kalẹ̀ kí ni Ahmad Tijani ṣe Ahmed Tijani ó ní pé lẹ́yìn ìgbà tí anábì ti sọ fún wa pé ta bá fẹ́ ṣe sọ́láàt ta bá fẹ́ ṣe sọ́láàt lórí wà nábì anábì ti sọ fún wa bá ṣe ṣe ìgbà tí Ọlọ́run ní pé sọ́lù aléhì wàsẹ́lẹ̀mù tẹ̀sílẹ̀mà ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì sọ́lù aléhì ẹ ṣe sọ̀làwàtí lórí ànẹ́bì bákan ẹ sọ pé sàlámù alékùn ànẹ́bì àwọn sọ̀hábà wọ́n lọ bá nẹ́bì àwọn ni pé ìrẹ́ nẹ́bì kọ̀dà àrọ́fún salam àti ma bá ṣe sọ pé assalamu alaikum fi wà nẹ́bì àti ma akẹ́fà sọ́lát wọ́n bóò láti sọ pé bóò láti ṣe sọ́láwát lórí wà nẹ́bì ẹni pé ìgbà tí aya yìí sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà wọn fi orí ìrò pé à ṣe bí sọ̀látì ni akọ̀sọ̀ pé

ẹ sọ pé allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid àti bẹ́ẹ̀ lọ Ànábì dẹ̀ kọ́ different versions of bó láṣe ṣe salat lórí òun ó pé bí mẹ́ta sí mẹ́rin nínú àwọn tó pé alẹ́sọ pé tàlẹ̀ fi sí sọ̀láti fún ànábì lẹ́yìn ìgbà tí ànábì ti sọ bá ṣe ṣe sọ̀láti fóhun Ahmad Tijani wá dé several years later gbogbo Ahmad Tijani ta sọ ní gbogbo kọjá 200 years ago Ahmad Tijani gbà tó sẹ́mi kò kọjá 200 years 300 years ago ó pọ̀ jù 400 years ago so Ahmad Tijani wá after 1000 years later after 1000 years later Ahmad Tijani wá dé ó wá ní pé òun ní ànẹ́bì ànẹ́bì wá fún ní kíni Salatul Fatih salatul fati bọ́sí ma ń pè salatul fati even though salatul fati ẹ́ òun ni bó ṣe jẹ́ lárabá náà nìyẹn àmọ́ ẹjá pè bá ṣe ma ń pè tí ó fi yé wọn bó lọ ṣe ma ń pè salatul fati pé Ànábì wá dé Ànábì wá fún ní kíni salatul fati yakọzatan lámanáman pé ó báyìí ó rí Ànábì báyìí ni ó kó súnmọ́ olóhùn sùn olóhùn gẹ́gẹ́ bí a bó lálàá wọ́n sọ fún mi mú rí báyìí unzur ila kadhib ẹwọ́rọ́ tí Tijani pa fún àwọn èèyàn rẹ̀ Ahmad Tijani ìyálé tí ó yẹ ká wà pẹ̀lú kí ni azmam Tijani a ní pẹ̀lú Ahmad Tijani azamu Tijani ẹwọ́n pẹ̀lú Ahmad Tijani ìdí pé dábátọ̀ pé Ahmad bí pé èèyàn kan lé ní kí ni Ahmad a ẹ̀tọ́ pé a kí ni tó táàmà pírísì Ahmad àmá ẹni yìí ṣe Ahmad abadan azammu ni ìrẹ̀tẹ́ ma criticize ni ẹni ìjẹ ẹni ìwádìí wá ní pé òun rí ànẹ́bì ànẹ́bìwá fún ní so for that reason ìwọ́tọ̀ bá ká sọ̀látùl fàátí yóò ma ṣe dédé 6,000 náà pé yóò ma ṣe dédé 6,000 Qur'an pé tí ń bá ka Qur'an kalamullah tàbá tí ń bá ka Qur'an Qur'an subhanallah ẹ mọ̀ tọ́lá pé Qur'an ni kalamullah ọ̀rọ̀ tó ipé Ọlọ́run gangan ló sọ báyìí yíkó bóyá ẹnìkan ló sọ Ọlọ́run gangan ló sọ kalamullah ìwọ wá ní pé èyí tó fọ́ọ̀mù èyí tó pè wọ́lọ fọ́ọ̀mù fún ààrẹ tó wá kílìm pé ah so ọwá ní pé ìwọ tó bá ka Suratul ọ̀kan so bí pé ó ti ka 6,000 Qur'an 6,000 Allah akbar 6,000 so ẹ ti rí pé nǹkan tí Ahmad Tijani fẹ́ ṣe ní pé kí ni kò fẹ́ ka Qur'an ma a gbàtẹ́wé tí bá ka sọ láti fàṣẹ ọ̀kan bí kí mo ti ka 6,000 so kí wá ní àbọ̀rún kí mọ́ ka Qur'ani kí ikú mọ́ ṣe kí ni kí ikú mọ́ ka Salatul Fati lọ ó ti bá aburú kan tí Ahmad ti dá ń ṣe lélẹ̀ ó dẹ̀ náà aburú tó pọ̀ tó ṣe so kò fẹ́ ká mọ́ ká kí ni kò fẹ́ mọ́ ká ka Kùránì mọ́ so ó fẹ́ ká mọ́ ká nǹkan tó dálẹ̀ sínú ẹ̀sìn whereas kẹ́ mọ́ dá nǹkan lẹ́yìn mẹ́sìn Allah subhanahu wa ta'ala nǹkan burúkú ni torí pé anábì ní pé kí ni wa wa iyyakum umur fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah wàkúlá dọ̀lá láti fi náà pé tọ́ bá dá nǹkan kalẹ̀ ní Islam nǹkan tó kò síbẹ̀ tẹ́lẹ̀ wá fi síbẹ̀ báyìí ló ṣe ẹka ma ṣẹ̀ṣẹ̀ fún Allah subhanahu wa ta'ala wọ́n wá ní pé ara ò a lè ṣe báyìí tí ọ̀dẹ̀ rẹ́dì fún nǹkan anábì ò sọ pé ẹ̀ọ̀kan jẹ́ hasana bẹ́ẹ̀ pé a ní bídá kan tó jẹ́ bídá tún hasana bídá tó dá àà ah, bídá ló dá nígbàtí anábì ti ní pé kúlù bídá ti dọ̀láàlá gbogbo bídá ànù ni ọwá ní pé ẹgbàmí a lè ní bídá kan tó tó dá bídá ló dá anábì ní pé wà kúlù dọ̀láàlá ti fi gbogbo ànù yóò mọ̀lé dì nígbà tó ń sọ fún pé ẹ má ṣe nǹkan tó dálẹ̀ ẹ fi Kùránì kalẹ̀ ṣe àwọn ọ̀pẹ́ ẹ̀ ní èyàn gidi lè èyàn tí ó fẹ́ kó wọ aljanna á sọ pé èyàn ni so àwọn Súfí especially àwọn Tijaniyun wọ́n sọ pé Ahmad Tijani ẹni rere ni àmọ́ hakikotan kìí ṣe ni rere èyàn burúkú ni aláwọ̀kọ́ ni ẹ̀ ni a ṣùwánà Niyas òun náà kìíṣẹ̀ gidi kìíṣẹ̀ nire èyàn burúkú ni ó ní àwọn nǹkan tó pọ̀ tó sí tó jágú tó ṣe dáadáa àmọ́ èyàn kan náà lábá mú bẹ́ẹ̀ insha ta'ala torí táyìn Niyas ó ń sọ fáyàn pé kán ma sí òun pé tọ́ ọba ti wà nínú àdánwò òun ni kẹ́ pé Niyas sọ bẹ́ẹ̀ ó ní kọ̀sídà kan tí àwọn Tìjàní máa ń kà wọ́n máa ń kà dáadáa wọ́n lè sọ pé kò sí kò sí lọ́dọ̀ wọn so níyàsí nínú nínú nǹkan tó sọ níbi kọ̀sídà náà níbi orin yìí ó ní pé muridi idha ma kana sharqan wa maghriban agithu sari'an sara fi ayi baldati ó ní pé muridi mi tàbí muridi lọ́dọ̀ àwọn kò tí di arif kò tí di arif kò tí mọ́lọ́n dáadáa ó ti yíba kò tí ní yẹ̀kín àbí yẹ̀kín ò tí débá so for that reason ó sì jẹ́ murid ó sì ń wá pé òun fẹ́ di kíni òun fẹ́ di arifu muridi ni ẹ so muridi yìí lọ́dọ̀ àwọn Sufi wọ́n ní di sheikhu kan tí ó pé wọ́n ma jẹ́ bí ṣe ká lọ pé apprentice fún àbí bí apprentice ni ó ma jẹ́ fún tí ó fi padà di arif òun náà yóò padà di arif ọjọ́ kan yóò padà di sheikh ni a ṣe wá ní pé tọ́ ó yẹ kẹ́ ẹjẹ́ mú rídì mí o ó ti bá ó yẹ kẹ́ ẹjẹ́ mú rídì òun ní sí báyìí òun ti di arif báwọn òun ti ni a ti di arif báyẹn so for that reason yóò mọ̀ ní kí ni àwọn murid so ìwọ tó bá fẹ́ ìwọ tó dáadáa ó yẹ kọ́ ọjẹ́ mú rídì mi ó tí àbí ìwọ tó bá fẹ́ dáadáa fúnra rẹ ó yẹ kó jẹ́ mùrídì mi kí nìdí torí pé mùrídì ìdàmàkánà sharqan wa maghriban ó ní pé mùrídì mi tó bá ti wà ní east tó bá ti wà ní west tó bá ti kó síṣù kan báyìí tó bá pè mí àgífù sari'an máa jẹ́ kí ni máa ràn lọ́wọ́ immediately ni tó bá pè mí àgífù sari'an máa ràn lọ́wọ́ immediately ni sọ́rọ̀ fi ayé baldatin kò bá wà ní anywhere nínú ìlú tó bá wà ní Nigeria ni tó bá wà ní Senegal ni tó bá wà ní Europe anywhere tó bá ti wà ó ṣáà ti pè mí máa jẹ́ kí ni máa dá lọ immediately ẹ dákun kí ni ìyàtọ̀ wà láàrin nǹkan tó sọ yìí àti kan tọ́lọ̀ sọ tọ́lọ̀ ní pé a ud'uni astajib lakum ẹgbọ́n nǹkan kílọ́nà sọ òdúrú ní ẹpè mí tẹ bá pè mí àṣítájì blákù má dá inú kí ló ìkíni ní àṣìsọ ìwọ tó bá jẹ́ múrìdí mi tó bá ti kó sí wàhálà tó bá ti kó sí dàmú pè mí tó bá pè mí má dá inú tukí ní fẹ́sọ́ wà láàrin ilé àti kíni àti so idhan yadda'i li nafsihi rububiyya yadda'i li nafsihi rububiyya níbo mi ó ní pé usarriful qawm níbi lásìkò usarrifu alqawl èmi ni mo ṣe kíni èmi ni mo ń control universe hakadha qala so ilé ìtọ́ka sí kíni o àníṣẹ́ nìyà ṣe iṣẹ́ gidi iṣẹ́ gidi hakadha níta ti lọ o ni pé àwọn sùfì yóò wọ́n mọ̀ ṣe gùlúgù wọ́n mọ̀ ṣe extremism wọ́n mọ̀ ṣe ah, yàní àṣejù nípa àwọn ẹnire hakikotan àti àwọn ẹnire za'aman ó tí àbí àwọn ẹnire àwọn ẹnire hakikotan àwọn ẹni tó ṣe pé in reality ẹnire ni wọ́n bí kíni bí Abdulkadir Jilani bí Abdulkadir Jilani ẹnire ni haqqan haqqan pẹ̀lú nǹkan tí àwọn àwọn afásọ alhamdulillah ẹnire ni Abdulkadir Jilani inshallah so but àwọn Sufi àwọn kòdìrì yóòn wọ́n ti kí ni wọ́n ti wá sàṣẹ́jù nípa kí ni nípa Abdulkadir Jelani ìgbà míì náà wọ́n lè ṣe wọ́n lè ṣe gùlú wọ́n lè ṣe àṣejù nípa àwọn tó ń claim pé ẹnire ni wọ́n zaaman àmọ́ fil hakíkọ wọ̀nyí ṣẹ̀nire a lè ti mọ́ example wa bí kí ni ahmad tijani àti kí ni àti qiyas